أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا للأولين بل وصيته للآخرين كيف لا وهو القائل يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد أمتنا إذا بدأنا الكلام عن التفريق بين الفسخ والطلاق والخلع والفداء لا بد أن نرجع إلى ما تعلق بكل هذا من الأحكام ومن ذلكم قد بينا ما تعلق بالإله ومن هو المولي وكيف حدث هذا بين رسول الله صلى الله عليه وسلم وأزواجه رضوان الله عليهن واليوم سنتكلم عن الظهر وعن اللعان وكل هذا وإن دل على شيء وإنما يدل على كيف اهتم هذا الدين بالنساء وكيف أكرم هذا الدين النساء وكيف بجل هذا الدين النساء وكيف أعطاهن ṣùkúkọ̀húnna kàmílàtàn ọ̀pọ̀ ni fọ́bàrádà tó sọ mùsùlùmí a ń tọrọ àlékún kí rád gẹ̀rẹ̀ fán nabi sallallahu alaihi wasallam ẹn tí ọ bàrídà náà tàbà máa jẹ́kẹ̀ fún gbogbo wa aláwọ̀ bá ní sàlékún kí annabi wa bá ní sàlékún ọlá rẹ̀ àti àwọn ará ilé annabi àti sọ̀hábà rẹ̀ kí àwọn náà pẹ̀láwọn tó ọkẹ̀ pẹ̀lú annabi sallallahu alaihi wasallam mo ń fi àsìkò ìrìnà létí Allah subhanahu wa ta'ala edakwa jibe musena letibere aditakulo edakwajiajko nolon kasimabe naigbogbogba asaberureto uto kojukodakukoda siwal intiokawa komajiobankato kawajemawalo mbe igbogbogba jem nijej aborodorwomima loro ikpe ajekama gbuo ihe kpe tọ̀láàkù yàtọ̀ sí khúlùú ọkùnrin ló ní agbára mọ́kọ̀yàwó omi ṣùgbọ́n tọ́kùnrin bẹ wí bẹ́ẹ̀ kò sí ẹ̀tọ́ ó o obìnrin náà lè sọ pé mo ṣe khúlùú mi mo fẹ́ lọ ìnira ìpọ̀ wàhálà ìpọ̀ òun ọ̀sàn ó ti fún ṣe ẹgbẹ́dà jẹ́ ìrìnbẹ̀rẹ̀ dẹ́dà but in tó ń kàwàjú òun ni ìdà tí alìmọ̀tẹ́lẹ̀ àti ó se ṣe yóò tún gbélé ọkọ rẹ̀ àbí ò ní gbélé ọkọ rẹ̀ dìgbàwó ṣe fún haidọ̀ kan ni asàlàyé rẹ̀ ṣe haidọ̀ mẹ́ta náà ni lílẹ̀ haidọ̀ sọ́sù mẹ́ta náà ni lílẹ̀ ya isa ṣe wájú ilẹ̀ hamlin ni lílẹ̀ ṣubula obìnrin tó bá lóyún ìgbàtọ̀ bá bí máa rẹ̀ ni ṣe tó náà bá ṣe kúlù pẹ̀lú ọkọ náà sọ́rígbàtọ̀ bá bí ma bákan náà obìnrin tó jẹ́ pé kò pínlẹ̀ wà ọ́fṣọ́ láti máa oṣù mẹ́ta oní ó ṣe bẹ́ẹ̀ náà ni mọ̀tẹ́líà lónú òṣe à ń sẹ́lẹ̀ ìbọ̀ àwa ni ọ̀dà ọyẹ ká ma fárùkù bẹ́yìn lè fásikì wọ́n tọ̀láàkùdé kọ́lọ̀ wọn sọ wọn bẹ́ẹ̀ àti kúlùúdé obìnrin bọ́sọ̀ jẹ yáwó lẹ̀. Àwọn kẹ́kẹ́ wọ́n bẹ tí yí máa wọn kẹ́ tí dájọ́ wọn yàtọ̀, agbọ́sàlàyé ẹ̀, ìgbàláwà máa ma makanatun nisa fil Islam. Ipò Islam tó àwọn obìnrin sí? Jẹmáà, gbogbo ẹ̀sìn tẹ́ bá ti lọ tó bá yàtọ̀ sí Islam, in tí sọ báyìí, tí ó bá ti délé, ká lè mọ̀ pèlé aláyọ̀ nílé wa a gbọ́dọ̀ lówó fún àyàwó wa máa ẹ ma pù wọn ní mami ní tí ń bá wa sọ nìyẹn mami bá wa ní iṣẹ́ ti kò tí yẹn àlejò ní mẹ́ntí ń bá wí àbí màmá ọkọ wa ni mami nígbà wo ni ẹ ma lọ sọ́jà lẹ́ni yóò ma sọ bẹ́ẹ̀ fún ìyàwó rẹ̀ yóò sì ti bímọ bí méjì láta wọn ọmọ tí mẹ́ta wà jọ ju ọmọ tí lé lọ kọ́dà wọn a máa lóòkọ́ ń lùgbà mi wọn a máa di pọ́stì gbà mi ṣùgbọ́n ní islamu tí a ń sọ pé ànẹ́sọ̀sá mú wáyìí táwà mùsùlùmí bá gbọ́ yé bá nàbí tí ó mú jálọ tí ó mú wà lálọ fúnra ní ọmọ sọ wípé ẹwọ́jẹ́ mọ́ sí islamu òun ti tọ́ ti àpẹlẹ́mọ̀ ni o a ní ọba dẹ́dà fúnra rẹ̀ lọ́sọ ẹnu àwa ọkọ fáwọn ìyàwó wa obìnrin ẹsẹ́ ni tí ẹ ma obìnrin ẹsẹ́ ni tí ẹ ma jí ọ ma fíìlì wípé mo ṣe jóbin ọba dẹ́dà wá tilẹ̀kùn máwọn wọn yẹn wọ́n lọ́gbà o náà ni azihar الظهار عادة سيئة من عادات الجاهلية ara àwọn ìṣesí kan ni tó jẹ́ ìṣesí tó burúkú jáì tó jẹ́ wípé àwọn ará àjọ máa ń lò kọ́lọ̀wọ́ tó rán nẹ́bì sí wọn sallallahu alaihi wasallam wa huwa an yaqula ar-rajul wa qad samma Allah ta'ala múnkẹrùn wà zúra hmm, ó sì rí ìtọ́lọ̀ ìṣẹ́bẹ̀ gbóná yìí ọ̀rọ̀ rẹ̀ o ní kọ́ máa jáde lẹ́nu wa sáwọn ẹlẹ́tọ̀ wa àkọ́kọ́ lára pé èyàn olójútì o ní kọ́ máa fóókọ̀ ìyàwó rẹ̀ pé nọ́mà ni Aisha wa o kìí ṣe ìyàwó yẹn a nídi kátú

àdàpè táàsì tí ìníyàwó kèrèpé táàsì ìbímọ̀ táà ìníyàwó ẹ̀rákùnjẹmá báyẹ̀ sí ma ń pè ń pè mí ẹ̀ tí wọ́n láìkì ní kẹ́ ma ní àbúkọ̀tádà alìmáàlìkì dákùn àbúkọ̀tádà alìmáàlìkì ti ni wa bi ó tún ti wá bí ma kèé kan kèé méjì mọ̀lẹ́ká lójú ọmọ rẹ̀ náà nígbà tọmọ fẹ́ láun ní tọmọ náà fi lánú àmìná wá o mọ́mọ̀ rẹ̀ mọ̀ ní bá wíhùn àmìná bí ṣe gbọ́rẹ̀ bàbá rẹ̀ náà nù ṣẹ̀kọ́ mẹ́kẹ́ bọ́m bá sì gbà náà ni ó sì máa lò kọ́ ọmọ káàmà wá pẹ́yàwó mọ́mì nílẹ̀ Yorùbá náà náà fún láàká ìtí ẹ̀sẹ̀ kéèké wọ́n ní aláṣejù tí dáàdì náà ti jẹ́ tí wọn náà ma pè Abu Salimani, Abu Rizqo Abu Hafsa Umu Aliyya Umu Zainab àpẹẹlẹ́ ìntànfẹ́nu tó bá ti ẹ̀wà kúlọ́kọ láyà láàrin ara wọn tí a dúra wọn nú pẹ̀lú dáadáa àbẹ̀kẹ́ ọlọ́run ní fi kú ọkọ̀ tí ọ láti rí yóò sì jáàrin ẹlòmí ó kíyàwó rẹ̀ máa fi pè ó kí ọ náà bẹ tó gbẹ̀rù ọba yìí alákẹ́ gbogbo ọmọ àdúgbò tí wá ní à ah, sí mẹ́mì kí ní mùsónsó ní àwọn ọmọ kéèkì ọmọ john gang gbọ́n ma ti lọ mú mùsòrò àwúsáwá alákẹ́ alákẹ́ alákẹ́ ní ẹmọ̀ pè gbogbo obìnrin tí sì ń jókì wọn ti fi pamọ́ torí ojú ti yẹn dẹ́ndẹ̀ ni wọ́n ti sẹ́ran kó bẹ́ iná ìyàwó rẹ̀ ń jẹ́ náà ìgbà mẹ́rin ọba tó gogan tí ó sùn pé wọ́n gbà wẹ̀ ọdá kí mùsùlùmí ọdá wàláhì táa bá ń wà bí ẹn pé ànẹ́bí ọ̀làgún torí wa èèyàn ń sọ pọ́ ń fẹ́ jẹjọ wájú ọlọ́jọ́ gbàrìkì àmẹ́ni o ànẹ́bí dámù pọ̀ ṣe bá tv kan lónìí ẹjá farabalẹ̀ o ẹ rí wípé àwọn àgbàlagbà ní kò síbi sí òsí o ibi gbogbo láti kẹ́bí alẹ́ lónìí ọ̀rọ̀ àfáà kan àtẹ́lẹ̀ alẹ́ dá sí ẹlẹ́ àti ìmọ̀jú lámí o ah lọ́fíìsì annabi pẹ̀lú ojú àgún sábẹ̀bí lóyìí à ah, a tí bá ń dẹ̀wò àlẹ́yìn kèèsé pé o kánàbí náà tó lọ ọsọ ogbó ẹ o a níbi dáàmù pọ̀ pé kémi àti kámánà ọbọ́ ha a dáàmù dáàmù débi pé ó sokósokósokó tọ́lọ̀ Muhammad kí lọ fẹ́ kí n ṣe fún kò jí wọ́n ni kọ̀lọ̀dà kò burú gbogbo ẹn tó wà sí wà aljanna àwọn ọjọ́ wọn over three rẹ̀ sí òtútù ọlọ́run ní ọkọ̀ yí ó kí ìbàwú mi gbogbo ọmọ aljanna ìlàjí ọmọ aljanna ìjọ rẹ̀ ni ọjẹ́ ó sì tún gbójú ọwọ́ ìjẹ̀ náà tí ó wá sílẹ̀ ọmọ ìjọ rẹ̀ Ànábì sọ̀rọ̀sára mú kọjá lọ ní Isra wal Mi'raj lóòrù tí a mú láti Maka lọ sí Jerusalem Jerusalem lọ sí sama ọwá kọjá pẹ̀lú Ànábì Musa ọlọ́mbá sí gàgà lójú Musa lọ bá rí هذا غلام بعث بعدي يدخل الجنة من أمته أكثر ممن يدخلها من أمتي فبكى موسى àánú máa sàwà nábí ọlọ́run sí àwọn tí ha ẹ wá wo ọkùnrin tí ó gbé dìde ọkùnrin takuntakun yìí kèé sọ ní o ṣùgbọ́n ẹ̀rítà lè mú wà ní ìsìn ha ẹwọ́ kò ìtakùtakù tí ó gbẹ́dìdì lẹ́yìn mi àwọn tí ó wà wàlìjẹ̀ náà nínú àwọn ọjọ́ rẹ̀ wọ́n tó wá pọ̀ jù tí ó wàlìjẹ̀ náà lọ ní ọjọ́ mi nítorí pé sáájú àsìkò yẹn kò sí ìjọ kan tí ó ti fi hàn nẹ́bí Mùsá tàbí ẹ́ fi mà tí ó pọ̀ tó jọ rẹ̀ wàlìjẹ̀ náà in sunkún fáwọn èèyàn rẹ̀ pé ọ̀nà ha wọ́n sì ti kò sí bèèrè fún sánàbí tí ń ṣe bá ń fún a lẹ́wà kẹjọ ń kó ònú kùránì ẹkẹjọ ilé ayé kó ònú àdíìsì ẹn lọ jókòó táwọn kan ẹn wo in tí ń pa wọ́lẹ́kún ní ìṣẹ̀mí wọn 90% ní tán náà ti fọ́dú ọ̀pọ̀ tí ẹn jí asìmìnàláhù wa hmm, ìjọ tí èèyàn bá gbọ́yé pé a ní sáyé ilẹ̀ méjì yóò sì máa sinmi yóò sì bọ̀ lọ́wọ́ àwọn gbọmọgbọmọ ayé àti gbọmọgbọmọ ẹ̀sìn ìjọba ti gbọ́ yé pé ah, yóò wà máa du ẹyọ kan náà ní ìsìsẹ́dá torí ilé padà wà mọ́ ní ìsìsẹ́dá yóò sì ẹ̀ẹ́pù ẹ̀ tí bá ti ń gbọ́rọ̀ Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ wa tún wò pé àwọn tí ó ń kú náà ó sì lè má jọrùn gẹ́gẹ́ ní ọkọ̀kọ̀ lọ báwo ẹlòmí ilẹ̀ ti padà lú ẹbù báwo kó ti lọ dolówó kabẹ̀ tí ń bẹnu ẹlòmí ibẹ̀ wọ́n lè mọ́ tí ìsìgéètì bẹ̀ lómi

anábì dáàmù sallallahu alaihi wasallam jẹmọ́ mo tún bẹ̀wà náà tọ́ bá gbọ́yé táwọn òkú ẹjọ́ wa káàkì ká tó sọ́ra níbi kíni níbi ká máa gbọ́ owó mi náà máa ìrà dátà o kí lọ ń gbọ́ mẹ́ máa tìlàwà jẹ́mìnàdísì àbí rẹ́rọ̀ rọ́dọ̀tọ̀rọ̀tọ̀ ó sì ọlọ́ni ẹjẹ́ ń sọ fún yín máa àhálà muhillun qat mọ́sànlá sallam ẹn bẹ wígbónà pẹ̀rẹ̀ báyìí tó sì gbòwó ké pẹ̀lú ẹ̀pẹ̀ la ilaha illallah illa bushir ọlọ́run ni mọ́ pàyín ẹ̀yìn malika aláṣẹ ẹ sọ fún pé yọ wà ní Janna fún ròdùnú wala kabbara mukabbirin qat ẹni kó ní sọ pé Allahu akbar kó dẹ̀ lẹ́nu ẹ̀ báyìí illa bushir àfi se n tó mì ní pé wọ́n ma sọ pé máa lẹ̀ àdìjẹ́nà lọ sẹ̀rùkà àdúbìnibìlì jẹ́nà ìwọ̀n àjọ́kò títìkútì bóòlò ń ṣe torí ayé rẹ̀ tẹ́ rí àsìkò tó sì tún mọ́fẹ́mì yìí tún ma wá dọ̀tí ẹ jẹmáà ọlọ́run wá tí ń bẹ lọ́dọ̀ àwọn tí ọ̀bà lọ́lọ́un bí ẹ ṣe bá obìnrin wọn lò òun ni gbólóhùn ọlọ́run wá pè ní gbólóhùn burúkú múnkẹrán wàzúrọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ in tún gbé irọ́ tún gbé kàzárì ummi tí ń bá tó gorí gorí mi ah, ọ̀rọ̀ burúkú ni o ẹlòmí ìsìrè orin rẹ̀ nú ẹlòmí ò lè ká ìgbà tí ó sọ lójúmọ́ sí àwọ́ ẹ̀ sí lórí ìyà nìkan wá ní láà wọ́n zìhárù ayẹ kúlà rọ́dúlù límrọ̀ àti hì anti minni kàzọ́rì mọ̀ntá harumu alayya minan nisa orísàkwé anti minni kàzọ́rì ukhti anti minni kàzárí bí n ti tí n bá tún gorí ẹ̀ mo gorí yà mi ẹ̀yìn rẹ̀ tí n bá tún fi ẹ kalẹ̀ ah ajẹ́pẹ́yìn ọmọ àwọn ilò n fi kalẹ̀ gbólò ìbúrúkú jáì wọ́n ti máa wí ọba dẹ́dà ṣe kúkú bá ní ìfọ̀ ni kó lè jorí ire fún wa ọba tó ní die ń bá ní ìfọ̀ díẹ̀díẹ̀ nígbà ní fọ̀ díẹ̀díẹ̀ ẹn tí ó jú ẹwà fẹ́sì lẹ́nì in tí ó yóò ń gẹ́gẹ́ kèèyé kèèyé ó sì ń dájọ́ rẹ̀ ẹgbọ́ alukọ̀ alukọ̀ àfún bídíà kí ni wọ́n fi ṣe bídíà wọ́n ń gbé pẹ̀lú àwọn tí èṣe sáláfí kírísẹ̀ ń gbélé wọn wọn ní gbé fláti ìsàlẹ̀ àwọn ọlọ́sùn ní gbé fláti òkè àwọn mùsùlùmí kan bẹ gbogbo èdò ní àwọn ní gbé fláti kẹta sí ó ti kèfèrè ọ̀rọ̀ ìrẹ́ni wọn ni àwọn àwọn alàmẹ́rí ó ti ń ṣẹlẹ̀ tipẹ́tipẹ́ ṣùgbọ́n gbólóhùn tí ó dá ìkọ́mọ̀ jáde lẹ́nu ti àsáwọn ẹlẹ́tọ̀ wa islamu wa ń pọn obìnrin ilé wọ́n ti ànábì ń pépè ń pépè ń fọ̀ bí se ń ibn Somit kaburat sinuhu wà sáà àhúlùkùhù saba sábà mọ́ ń ṣẹlẹ̀ téèyàn ọgọ́rùn bá dàgbà ẹ 19 bẹ́ẹ̀ ó wọ́n ma kára àgbà mọ́ ya ìyàn kára sáàkú ń pariwo pé àgbà kòrò ẹ̀mí ni ọ̀fẹ́ fi ilẹ̀ ara tí mi máa ń wò pé àwọn àgbàlagbà ṣe tó dùn èmi Wọ́n ma sọ ọmọ wọn kéékèèké pé àwọn mú nǹkan mọ́ra wọ́n sáàmà rẹ̀ ìrìnà ni pé ìwọ náà ń bọ̀ àgbàlagbà ó bí ẹ̀kọ́ tí èmì ti fi mílìkì sí ó fi ṣúgà sí fi gangan sí wọ́n wà á tó àgún mú kalẹ̀ náà bí gbìyàn bá tó ogun alákápọ̀ àwọn àgbàlagbà ọlọ́run wá fún láàkáyì ọmọ kẹjìlẹ́ àárọ̀ náà wọ́n sọ mú dádì rẹ̀ pé dádì ó ní ẹnu ẹ̀wọ̀n náà wà dáàdì mi kúrò tẹ́yìn ọ̀rọ̀kọ̀ ẹnu ẹ̀wọ̀n náà wà dáàdì mi kúrò tẹ́yìn ẹnu náà o ẹnu náà wà la ilaha illallah ọba dẹ́dà rọ́ngì a ó sọ à ń sọ tó ní tó jẹ́ a awata sọ́rọ̀ ìgbogbo àwátá ní àgbàlagbà in ti ma change eyan o ti sele si won ah ah e gbo to agbalagba wi ni won ni olojo ti nsunmo bo meke ba ti mo ki agbalagba baba ti o ko tele ti o de si emi adigun asadigun baba nje en baba nlonu ka ka pe ka pe ni de na ba rorun loju ese gbonu adigun ani gbo baba ka jo nsoro dukan baba ni nǹkan bẹ́ bí àgbá nígbà mọ́ wà ń kéèké ma máa fi búrẹ́dì jẹgbó ibi mo ti jókòó náà ní tuntun jẹkúrú ní ilé tí ìrẹ́mẹ̀ tí tùfẹ́ mú gààrí ibẹ̀ náà ní tuntun máa jẹba wọ́n ní tàndí báyìí gbogbo egun àwọn lè ní ó ní túgbọ̀n ní ìsin ó ní tí mo lè jẹ tí ma fẹ́ fi nǹkan síra mi ní tí ń jẹ́bẹ̀ náà nù tí wọ́n bá wá ẹ̀mí ni tí wọ́n bá wá rẹ̀ tí ń kan ogun ẹ̀pọ̀ owó ti gbàgbogbo náà ti kọjá lórí afárá rí ìbínú pé àà rẹ̀gẹ́gẹ́gẹ́ àwọn ṣọ́ṣọ́ lórí àjàkínà ń jẹ́ ìkìlẹ̀ bàbẹ́ ìbáyé ṣeṣọ́ ṣe fún ọdún ọmọ ọkọ̀rẹ́ sa àkọlùkòhò áùsù ti dàgbà ìwà ti chẹ́njì ọba dìjọ kan ìyàwó rẹ̀ jẹ́ Khawla bíntù Sa'laba mbọ̀ ọba sí ẹ̀kan nínú bá bí wà káàmẹ́sẹ̀rí alghulub nígbàtí àgbà ti dé yìí ní máa tètè ìbínú lọba ní kọ́ọ̀lá wọ̀yàwó anti minni kàzọ́hàrí ummi tí lọ́kọ̀lá bá tún pè mí àti ẹpọ̀ ohun àti yáò lánàjọ́ ń ṣe bẹ́ẹ̀ ni tí a bá sì ti sọ̀rọ̀ síra wọn oúnkàlùkọ́ ma lọ ni obìnrin jọ́nà ni ọmọ asá irú rẹ̀ kò ní súnlé ọkọ̀ mẹ́júmọ́ kìí sí páyà kẹ́ lọ́sọ̀kalẹ̀ fún wọn tí ẹ fi ṣe bẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ nígbà rẹ̀ lé ó dìlẹ̀ obìnrin ọkọ̀ ẹ̀sọ báyìí tán tó bá ní ha ọ̀rọ̀ tí ẹ sọ ọ̀rọ̀ burúkú lọ́rọ̀ yìí kí lẹ rẹ̀ bí ọ̀rọ̀ yìí

áúsù ìjà àgbà wa mú ọwà ìdóríkodò mú ní kọ́wùlá láyé mìnàúnì mìnà zahab ilẹ̀ rasul ilẹ̀ alhaya tí ń bá dọ́dọ̀ annabi pẹ̀lú ojú orí mi tí ẹ̀kọ́ ojú ẹ̀ ti wálẹ̀ padà rán kí ni ma wí

ìbínú ti lọ lára mi nìsìn kí ní máa yàwó bá dìde nígbà lọ inlọ inlọ udina sallallahu alaihi wasallam wasallama ndalu yàwó Aisha rasasam ọ̀rọ̀wọ́n ya rasasam wà jọna kọ́wọ́lá wá ní ìrìn àdínábì sallallahu alaihi wasallam a ọ̀rọ̀ báyìí báyìí lọ́mà jáde lẹ́nu rẹ̀ abínikílọ̀ náà ó ní àǹtì mi ní kàzọ́rì omi tí ń bá tó gorí ẹ̀ gorí ìyá mi ìrẹ̀ nẹ́bí kílọ̀ fẹ́ sọ́sọ́rọ̀ ah, àrẹ́bì ní ṣe bí ṣe sí ìlú bẹ́ẹ̀ ṣe máa ṣe láàrọ́kì obìnrin bá ní ìlẹ̀ jẹ́ ìyàwó rẹ̀ mọ̀ ah, kí a ní jà fẹ́ẹ́sẹ́ ojú rẹ̀ ti wálẹ̀ padà ah, ọ̀rọ̀ tó sọ lóhun obìnrin bá ní ọ̀dà tó bá rí bẹ̀rẹ̀ ànábí akala obìnrin èèyàn náà mọ̀ ìpú obìnrin nígbàtí egun mi náà le in tí mi náà le pé ń jálẹ̀ fún mi tí mò ń rí ṣe tí mo fi lè máa lówó kẹsíkejì lọ ọkọ mi náà lọ náà owó ọbẹ̀ làwà máa fílẹ̀ sáà máa fowó ìpàpánu ọmọ ìkélẹ̀ àwọn ọmọ ọ̀tọ̀ ni ó gbò sútì ó gbò bisikíìtì àyàwọn níma bó ṣe owó tẹ́ fún obè kéèsè nǹkan mìí bí a kò fi ràǹkan fúnra rẹ̀ kó sí ràǹkan yóò láwọn owó kẹtí ọmọ fáwọn ọmọ rẹ̀ gbogbo ohun tí èmì náà lẹ́pọ̀ mọ̀ lọ́nu owó orin náà mọ́ náà fún wà á fún náà ṣàbábì ìjí ọ̀dọ́ mi nígbàtí ẹ̀kẹ́ mi tó dúó mẹ́ ohun iná olólùgbó wà ní fẹ́tùlà in tí ń bẹ́ǹkù mi lọ́mọ o náà mọ́ fún ogbó ẹ̀fún e falamma kabrọ̀tù sí ni zọ́harọ̀ mi ni nígbà wá di wípé mo dàgbà tí mo darúgbó ìgbà mi wá ju ẹ̀yìn ìyá rẹ̀ èmi ọ̀kọ́kọ́ mi o níṣọ́lọ́ ni ìwọ́lù wí tó wí ọlọ́ọ̀bá ń sọ ọ̀gá ń parẹ̀ láàárọ̀ kí ìlà àwàkọ̀dà bí mo ṣe ń wọ́ yìí o lè jẹ yàwó rẹ̀ mọ́ tí mò ń rínú torí pé in tá àjọ mà láàrin wa àti ṣe sí tàà sínú ṣùgbọ́n ká pọ́lọ̀ tọ́rọ mísẹ́ ó sọ ọ̀gẹ́rẹ́ sọ ọ̀gẹ́rẹ́ rẹ̀ obìnrin bá ní ní àbí sẹ́ni ó a ọdá kí gbogbo obìnrin ọ kẹ́kọ̀ọ́ ìyá ìnàní ìṣàbíyàtà sí gọ́rọ̀ mo sì tún náà ma wẹ̀rẹ̀ tí mọ̀ ń tọ́jú lọ táwọn ò tí ilé ìdádúró ìgbọ́mọ̀hùn ilé gọ́ọ̀wù tí ń bá kú ò lábẹ́ ọkọ mi tí mo fa ọmọ ilẹ̀ gọ́ọ̀rù obìnrin sọ báhun wà ìjọmọ́ntúrù ìlẹ́yà tí ń bá sì ní mo kún an lọ tí mo rọ́kọ̀ mi mọ́ bẹ́ bá sí àbàgbó sí àtàbẹ́ lọ́wọ́ kọ́kọ́kọ́ kún an ilé yìí dọ̀rú wà ìzọmọ́mtùmù ilé yìí jááwù rọ̀dí Allahu ta'ala anaghị wa ọ̀rọ̀dọ́ha ọlọ́mọ́sà bá ní yọ́n sóbìnrin nígbò wí gbólóyìn tán ó sọ́rọ̀ sóò ti fúlẹ̀ ti fúlẹ̀ ma araki illa wa qad harumtu anzil fíyà ma yaqdi fi amri kí n tó kúrò lọ́wà nìnàbí rẹ̀ in tí yẹ ma ọ̀rọ̀ mi tí ń padà lọ lé ọkọ mi lọ kẹrù ni àbí ń padà lọ lé ọmọ jẹ́yẹ̀wò fún èyí tí ó bà jẹ́bẹ̀ ọlọ́ọ̀bá bá ń sọ́kalẹ̀ láti sẹ́mọ́ wí

mo travel out ní mo tún wọ́n wò pé am dì lẹ́ìnà kò ń ṣe pọ́ báyá ìyà ń jẹ tó tó bẹ́ o but capital one minute ó ti wọ 125 million naira mo fi manage business mi but mo wò pé America ni ah tí a bá ń ṣe mẹ́ náà kí mi lóò bójúlé ẹ̀màrà débẹ̀ mo wò pé ẹ fún mímọ̀ ìwò ní kí n ṣe tàà bá ní ìfẹ́ ara wa ní ìsìn ẹ sọ pẹ̀lú ìmọ̀ rẹ̀ ìlọ́lọ́n kọ́kọ́ fi lọ́lọ́n náà wá yí ọpọlọ tèmi náà wò níbi tí wọ́n náà bá ń rú ẹjẹ́ a máa dára ọkọ̀rọ̀ sọ́dọ̀ ọlọ́run mo fẹ́ gbàmà kẹkọlé só ti fi lọ́lọ́run tí ẹ business mú sí ti fi lọ́lọ́run tá a bá nífẹ̀ẹ́ ara wa ń tòótọ́ ìyàwó ìṣà ní obìnrin yìí sọ gbónà ìsá báyìí ìsá ń tẹnumọ́ lọ́mọ ilayka ashku ni a yàbá ń sọ kalẹ̀ pé qad sami'a Allah qawla allati daraka fi zawjiha ìyàwó ìṣà ní subhana man wasi'a sam'uhu kulla shay mímọ́ fọ́lọ̀n tó jẹ́ pé kò sí tí ègbọ́ tí ah, ah ah inna qawla qawlan balagha sallallahu èmi ń bẹnu yàrá ìbá nàbí sọ́rọ̀ wọ́n aláyà bá ń dùkàlà ní nínú ọ̀rọ̀ tí nàbí sọ ìgbà àwọn bẹ̀ dáadáa mo wà inú ilé mi sì ní ti ń ṣẹlẹ̀ bọ́lọ̀ tí wá ń wí wọ́n sì ti gbọ́n sẹ́mọ̀ wọ́n ti ń fún lẹ́sì tí mo mi ní mọ́ fọ́lọ̀ pé gbogbo nǹkan kí lọ ń wá ń bí ọ̀sẹ̀ o ọ̀dà sebẹ́nìkan ní sí ọ̀sẹ̀ fún ọ ohun sebẹ́nìkan lọ́kọ̀ náà níbi lẹ́ntọ́kọ̀ wà ẹlòmí ti change ilé ológun tó ti lé mẹ́wàá àti lọ́bí tí lọ́bí ẹ̀rìn tó ti ẹwà kú ní ìsìn tí a bá ó fi 15 million kọlé ọlọ́ra lẹ̀kùn 25 million ilẹ̀kùn 25 million ó ní kíni ó ní sábẹ̀ ṣe wo bulletproof ní bí ẹ́ dàbọ̀bọ̀ yọ́ ma padà ní kí ló dé tí wọ́n ló tó lò lẹ̀kùn bulletproof ilẹ̀ 15 million ilẹ̀kùn 25 million kí náà wájú ibi tọ́rọ̀ rẹ̀ gbà so wè láwà ní fagbò yíò lọ kí ní àbí jímọ̀ ní òkè gbogbo tí ó bá lákàáyé mú o ń fẹ́ dọ́gà tó bá dọ́gà sẹ́nìkẹ́ kí ń bẹ lọ́gà tẹ́lẹ̀ lánàá àwọn kẹtí wà mẹ́wò tó bí ọ hal ata lal insani hinun min ad-dar lam yakun shay'an madhkura gbogbo ẹn tí ń gapá lónìí ẹ sọ fún pé àwọn àsìkò kan ti lọ́nà olé ayé àwọn tí ń kò sínú ọ̀pọ̀lọpọ̀ nìkan bọ̀ tí ó jẹ́wọ́ gbogbo tí ẹ̀láyé 1900 wọ́n rẹ̀ tó jọ́bí àṣísì ọ̀dà ọ̀pọ̀lọpọ̀ ọ̀dà ta lọ́mọ̀ pé mi èmi èmi ẹnìkan ọmọ ẹgbẹ̀rẹ̀ bọ́n kálukú tó tó ṣe dàpadà lọ́dún àti

wàdí white wọ́n sì lọ gbọ́ ọlọ́nú machine kankan tí ó kẹ́dà ò ní ọmọ ọ̀chẹ́njì Ànábì ni awwal ma khalaqa Allahu al-qalam yìí tọ́lọ̀ kọ́kọ́ dá gègé ni bó ṣe dá gègé ní tàwọn octop oh, gègé máa kọ́ gègé ní Ọlọ́run kí wọ́n fẹ́ máa kọ́ ọmọ tí máa kọ́ Ọlọ́run wá fi ń máa kọ́ pẹ̀lú àṣì Ọlọ́run rẹ̀ ọkọ̀ ọwọ́ akọ́tán Ọlọ́run wá filẹ̀ ó ti sí tààrùn kò sí tí ń jẹ́ sánmà gbána kò sí tí ń jẹ́lẹ̀ bèèlé màláíkà bèèlé bàbá wa lẹ́yìn lẹ́yìn lẹ́yìn lẹ́yìn lẹ́yìn lẹ́yìn gbọ́lọ́wọ́ akọrùgbò tó kọntán ọ́ọ̀sẹ̀ wà dá sánmà ọ́ọ̀sẹ̀ wà dá sí ilẹ̀ anábì ni tí years onintọ́lọ̀ ń kọ́ọ́lẹ̀ tọ̀jẹ́ kádàrà ló fi ju ayé lọ in ọbọchị wọ́n bọ̀ ṣe ń jìnú awòràwọ̀ tí ọmọ pẹ́jọ bó wù lé o náà wọ́n ní ìjọba amúnimóògùn ó mú ìyà àjẹ̀tán ó ní ẹgbẹ́ pé ogún ẹ̀tẹ́lé ẹ̀ sí jẹ́ adú ọ̀tọ̀lọ́ gbogbo ń tẹ́ ṣe wé lọ já ṣe ẹkìníkà ni àwọn a àpá wọ́n a ẹ̀rọwọ́ ní ọpá wọ́n tó fẹ́jẹ ẹ̀rọwọ́ lá jọmọ́ra ọlọ́run ọba ìkọ́pẹ̀ ńlá bá ń pè ní bójú wá sí rí kí ó sì rí o ètí ẹlòmí ti dúdú tó ti bẹ́ ìlàkúlà iná báyìí ti ti owó owó fíṣẹ̀bí ìlàìkò lè bóòdé bí òṣèrè tàbí tọ́jú mọ́sálásí jẹ́rítọ̀ gẹ́rẹ́ eh, sáàbẹ̀rẹ̀ ó túnbà pẹ̀lú lẹ́ni owó lè bọ́ ọlárọ́ jẹmọ́ ẹ̀dẹ́ apáwọn rántí kò nítumọ̀ ìgbàtíyàn bá mọ́lọ̀ ní ìsinmi ọwà dé hóòlà ìṣọ́ntíṣọ́ ojú ẹsẹ̀ ọlọ́mbá ń sọ ayà kalẹ̀ wípé kọ́dítẹ̀ ní Allah qawla allati tujadiluka fi zawjiha obi ti bọ́ ń fọ tí ń bọ́ ṣe ìfàǹfà ẹwú obìnrin rẹ̀ ìmò fi ń pàṣìkò ìrọ̀ ogbò àwọn obìnrin ta ha ma sọ yoruba náà ma ha sọwọ́ ọkùnrin ni ó wá lè iri lórí rí ọha tẹ bá sáti rẹ̀ tó bí mo obìn ẹmọ́ dámọ́ra ẹmọ́ sí wá sí pọ̀ fún máa ẹ̀sá pé ọgbà olè tó wọ́n àwọn kan ti balẹ̀ ayé ẹ̀wọ̀n jẹ́ pé tọ́ mọ́ bá wá kí wọ́n lé tọ́ bá jẹ́ kó ti pèpèpèpè bí ọ̀sẹ̀ ni torí pé mẹ̀tìláàkù ni kọbẹ̀ kọbẹ̀ lò náà in tí

tí èjárọ̀ ọba lẹ̀ ẹ̀rì tí wọ́n bá mólé tí ẹ̀mẹ́ sí jòlé ní pé ìsásọ̀ ilẹ̀ ẹbú ṣe rí ipa tí ìjọba náà kó lúlù káṣe sùúrù ni o ìjọba náà kó pàtípa o ọlọ́njọ́ mọ́ fi alẹ́ o a ó sù àníbí wà ránṣẹ́ sí nígbàtá yà sọ̀kalẹ̀ ah nígbàtá ó sù dé ànábì ní ó sún ní ẹ̀yìn ìdàjọ́ ọlọ́run ti dé o ìyàwó rẹ̀ náà ìyàwó rẹ̀ ni ṣùgbọ́n náà hangi ẹ̀ báyìí sí àárín méjì ó ò lè o tó fi ṣe kanú nka mẹ́ta ah ó sùn ní kíni oṣù ní olú lọ àmì ní kò síwádà tẹ̀súnmù shahrayn mutatabi'ayn ọgbàwé oṣù méjì gbáko oṣù ah. ní ewu ti borí mi bí mọ̀ jẹun tẹ́yìn sí wà báyìí lára mi sí bá ti dé àmì ní òbúrú tútù inú sí tínà

ipò táwọn àfà máa wà nù ipò tí ẹn tí ń darí máa wà nù kèèsí ìṣò náà ni ọ dàdà bẹ́ẹ̀ àkà náà ni wọ́n máa wá sọ́dọ̀ tí wọ́n náà pè sásù ẹbà ń fi kí ní báyìí sásù ọ̀kan náà ma ìyá kan ó fún mi lówó ọkàn yín yọ̀ǹda fáwọn tó tún nídìí ẹ̀jú yín lọ bàbá náà o àní ẹgbẹ́ tí wọ́n mẹ́sọ bàbá àníríkà ló fún mi lówó yìí mo rí pé iná ọ tọ̀ sí ṣùgbọ́n ní èmi tún sọ pé ẹ̀rọ tó nídìí ẹ̀jú bàbá lọ́mẹ bàbá ní kẹ́ẹ̀lẹ́ mà pé mọ gbọ́nyé ẹkọ́ wa gẹ̀lẹ́ lọ ìfún díẹ̀ díẹ̀ ni ó ní parọ́ gẹ̀lẹ́ lọ́bẹ̀ kẹ́ẹ̀lẹ́ mọ̀ pé mi gan mọ̀ rọ́jú mẹ́ fílẹ̀ mú nídìí gbogbo ẹ̀ ọlọ́run sí ajẹ́jẹ́ o béèyàn bá ti jẹ́ olòṣì mọ́tẹ̀rí sáàmà náà o bí ìgbà tí èèyàn yí rẹ̀ pa pé tààlà àpáwọn náà lò fún rẹ̀ lọ́rùn pa o ní ló lòṣì tí ń pọ̀ wọ́n máa tọ́jú nǹkan ọ̀nìṣẹ́ owó ilé ẹ̀ẹ́tò ní wọ́n mú owó wákẹ́ tó lọ kírù sókùlá ta ní ẹbí ẹ̀sìn la fi ń ṣe bọ́lọ̀ ń bá wa sí gàgàǹgbà míì kèése páàtì ìmáàmù mí tọ̀fẹ́ kírù sókùlá kèése páàtì ìsáfù wájú ẹ́ẹ̀lẹ́ dànù kú ibi òkú wà pé àà ẹlẹ́ ti kọ́ bọ́kú ní àánú tọ́lọ̀ fi ń bá wa lò ẹ̀ẹ́tùn wá kírù sókùn látán ẹ̀ẹ́tùn jókòó wípé báyìí nìsìn tó kú báyìí owó táà fi béèlì chájà béèlì lọ́dọ́ àfá ìmáàmù ilé àmúwá 20,000 àwọn alájí ẹlẹ́rọ ó ní 20,000 àwọn fi fami sínú sàárè bàbá àwọn alájí aláṣọ nígbàgí ó ní 50,000 àwọn fi se yíyá kan sínú sàárè bàbá àwọn fi gbé mọ́ká fóònù

kọ́bọ̀ aláìní 60 àwa ń bè pé hálìlà adádù huwali makusúdù áwọ́tọ̀ àmúlà adádì huwali makusúdù ìyàtọ̀ bẹ̀rẹ̀ méjèèjì sí èyẹ 60 ni ọ bọ̀ ni àbí kọ́sẹ̀tì profaidi oúnjẹ tó lè yú èyàn 60 ni ó sì fi bọ́ wọn wàjíbà oúnjẹ ìjókòó ẹ̀kan tí ẹni pé èyàn jẹyó àti máa ń sọ wọ́n èé fi inú bríkìlà mú o bríkìlà ẹ̀ lè fi inú bríkìlà mú oúnjẹ tí ilmọ̀ọ̀tẹ́dìlì bákùn tí ó mú ìgbàniyàn eléyìí ọlọ́báhùn obìnrin yẹn ó padà sí hauza tẹ́rìjìrú kí ló tún jọra wọn torí bẹ́ bí ọ́ ní rahman a tó mú nǹkan mi ṣí máa ń fa kóbìnrin àtọkọ́ mọ́fẹ̀ra wọn mọ́ àti ìtanra rẹ̀ tí wọ́n wáríjàmà kí ni ó sì ìbéèrè ọwà wá èèyàn wá sorú gbólóì kò sẹ̀rú tí ó bọ̀kún rẹ̀ 60 ṣùgbọ́n ó ní agbára àti máa bọ́ọ̀yàn kan lọ́sẹ̀ iná ni ó mú yọ́ máa bọ́ọ̀yàn kọ̀ọ̀kan lọ́sẹ̀ yọ́ wà máa kọ àwọn ọ̀sẹ̀ sílẹ̀ tí èpé sísì ẹni gbogbo ń tágbàrà rẹ̀ ti ẹ̀ka èèyàn táàtì mú kò sì sí ọ̀nà mí ìtòtó pọ́lọ̀ lè gbàsánú ọbọ̀ táàtì mú ọlọ́run ọba gbé yòkú kọ̀lágbàrà ti bọ́kọ̀ ẹ̀mú kò tí ò sí rọ́m̀bẹ̀ ní o kò lè gbàwẹ̀ kò tún ní kí lórúkọ rẹ̀ hal tasqutu hadhihi al-kaffara sí ọlọ́run ọba ọba gbé kàfàárọ̀ ikú mẹ́ ọ̀rọ̀ pé méjì lọ́dọ̀ àwọn àfá àwọn apákan ní ọlọ́run ní bá gbé kú ẹ̀ bálihi ya baqiyatun fi dhimmati tí è jáde láyé oṣù àlọ́run rẹ̀ ọjẹ́ gbèsè sí lọ́rùn ọdá gbogbo ẹmbá nífẹ̀ẹ́ nínú sùnmù tí a bá ti ń tẹ́lẹ̀ fàdẹ́yìn lọ́ àkọ́ yúkúdọ̀ èmọ̀lẹ̀sì yóò ìsọ ìbí ìsọ àhán ìsọ jọmọ̀nìyàn èmi mọ̀lẹ̀nù mi ìbárí ma wí ẹ̀sì islamu kọ́ o àwọn apákan àfáà sọba àwọn apákejì ní à kò rí báhùn tó bá ti di wípé kọ̀ lágbára àti bọ́kùnlọ̀rún ẹ̀rí kò tún lágbára àti gbàwẹ̀ kọ̀ lágbára tó lọ ń sì mọ̀ bẹ́ẹ̀ tí ó sì parọ́ sákọ̀tọ̀tọ̀ ánìwòl kàfàárọ̀ a jẹ́ wípé ìtànà yẹn ti kú ọlọ́run rẹ̀ nú lè kọ́wùlì láì tààlá fàtàkùnlọ́ha mọ́sítàtọ́nàtùn wọ́n ní tàbí káti ẹ̀ sọ pé ká lọ dá padà sí tẹ́ntọ́ súnmẹ́lẹ̀tọ̀ rẹ̀ náà nínú Ramadan gbogbo tí ẹni ó mú wá ní òòrí kó tó di pé wọ́n tó gbé apẹ̀rẹ tamruwa tánàbí fi sọ wípé ọdá lọ fẹ́lé ìtọrẹ fáwọn aláìní onírú aláìní ṣe tó tó tó sì jùlé mi lọ Mẹ́dínà àrímìnà àà kọ̀sẹ́ tó sì tọ́ àà ó ní wà láì <laughs> ní Mẹ́dínà lónìí o àwà iná ni number one àrímìnà dá àti ìmọ̀ alec ìwọ náà lọ jẹ́ àtàwàrà lè rẹ̀ èyí tí mo sì fi ń sin lọ́n tó bá dí tẹ́pàwátá tí è ṣe tàbùsí kì ní yóò kú olóòrùn èèyàn tí ó bá ti awa tun bọ̀ bí mi tó bá di jùmọ́ àti ń bọ̀ in kana fil umri baqiya wa nas'alullahu ar-rahman an yuwaffiqa al-jami'a lima yuhibbu wa yarda alhamdulillah alhamdulillah alladhi khalaqa as-samawati wal ard وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آل وصابه أجمعين أمة الإسلام فربنا سبحانه وتسامى أمرنا في مواضع كثيرة في كتاب الأزيز أن نتقيه فقال سبحانه وتسامى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتدعو كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد أمتنا فربنا سبحانه وتسامى أكرم النساء بالإسلام ثم احترمهن وبين لنا مكانتهن في هذه الحياة ونزلهن منزلة عالية حتى وقع ألسنتنا أنهن وعن الوقوع في أعراضهن فمن ذلكم عباد الله أن الله سبحانه وتعالى قد حكم وقضى على كل مظاهر والظهار هو عادة سيئة من عادات العرب قبل الإسلام وقد سماه الله سبحانه وتعالى منكرا وزورا فربنا سبحانه وتعالى يقول الذين يظاهرون منكم من نسائهم ما هن أمهاتهم إنهم مآت إلا الله ولدنهم وإنهم ليقولون منكر من القول وزورا وإن الله لأفو غفور أمتنا فكل من قال لمن تحرم عليه من النسوة وشبع ظهرها بظهر زوجته فصار هو مظاهرا وهو القول من الرجل لامرأته أنت مني كالظهر أمي فمن قالت هذه المقالة القبيحة في الجاهلية فقد حرمت عليه زوجته وهكذا كان الأمر في بداية الإسلام وعندنا صحابي جليل اسمه أوس بن الصامت كبرت سنه وساء خلقه وصار سريع الغضب غضب لامرأته يوم الأيام وهي خولة بنت ثعلبة فظاهر منها فشبع ظهرها بظهر أمه بقوله أنت مني كظهر أمي ثم بعد أن سكن وسكت غضبه راجع زوجته ليجامعها فعبت فقاتت لا حتى تستفتي رسول الله صلى الله عليه وسلم فقال لها إني لا أذهب إلى رسول الله ولا يمنعني من الذهاب إليه إلا الحياة فقالت امرأته قولا فأنا أذهب إذن قال نعم فذهبت هذه المرأة إلى بيت رسول الله صلى الله عليه وسلم شاكيا حالها وحال بعلها لرسول الله صلى الله عليه وسلم فلما رسول الرسول صلى الله عليه وسلم بما حدث بينها وبين زوجها قال رسول الله صلى الله عليه وسلم لا أراك إلا وقد حرمت عليه فقالت ها كيف يا رسول الله إن أوس بن صامت حكل مالي وعفنى شبابي ونثرت له بطني فلما كبرت سني ظاهر مني فقال الله صلى الله عليه وسلم إني لا أراك إلا وقد حرمت علي قالت يا رسول الله إنني صبية إن ضمهم إلي ضاعوا وإن ضممتهم إلي جاعوا فقال رسول الله صلى الله عليه وسلم ما أراك إلا وقد حرمت عليه بارك الله لي ولكم في القرآن والسنة ونفع الله وإياكم بما فيه من الذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه كان غفار الحمد لله وكفى وصلاة الله وسلام على على عباد الذين اصطفى عباد الله اتقوا ربكم في السر وللن قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وكونوا مع الصادقين أمة الإسلام بين بينما هذه المرأة تجادل صلى الله عليه وسلم ويكر الكلام بينهما قالت شاكية ملتجئة متوجية منكسرة مبتهلة إلى الله سبحانه وتعالى بقولها اللهم إليك أشكو فربنا سبحانه وتعالى لبى تلبيتها وقد سمع شكايتها فأنزل الله سبحانه وتعالى قوله قد سمع الله قولا التي تجلد في زوجها وتشتكي إلى الله والله يسمع تحارما إن الله سميع بصير قالت أم المؤمنين عائشة رضي الله تعالى عنها أرضها سبحان من وسع سمو كل شيء وإن قولا لا تكلم صلى الله عليه وسلم وإن بعض كلامي لا يخفى عليه وقد سمع الله سبحانه وتعالى صوتها, صوتها من فوق سبع السماوات سبحانه وتسامى فبهذا أنزل الله سبحانه وتعالى الحكم على هذه القضية فأمر أوسا بتحرير رقبة كاملة فإن لم يستطع ذلك فليصم شهرين متتابعين فإن لم يستطع ذلك فليطعم ستين مسكينا لكن أوسا رجل مسن طائن في سن مكتئب قال يا رسول الله لا أجد رقبة أحررها لا أتيق ذلك فقال وهل تستطيع أن تسمى الشهرين متتابعين قال أنا رجل كبير السن ضعفت لا أستطيع ذلك قال أتطعم ستين مسكينا فقال لا فساعده رسول الله صلى الله عليه وسلم أن هذه الكفارة فسبحان من أرسل إلينا من يرحم الناس بالناس صلوات الله وسلامه عليه أمة الإسلام وهكذا قضى الله سبحانه وتعالى في هذه القضية وحفظ بكفارة الظهار ألسن الرجال عن الوقوع في أزواجهم وعن القول فيهن بما شاءوا من الكلام الفاج أو بالفعش من الكلام أمتنا هذا ديننا ففروا إلى الله ففروا إلى كتاب الله وإلى سنة رسول الله ففيهما فوزكم وسعادتكم وخيركم في الدارين فنسأل الله الرحمن أن يجن وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا عز لسمع المسلمين اللهم ربنا عز لسوى المسلمين ودمر عداك داء الدين اللهم ربنا دمر عداك داء الدين اللهم ربنا كلنا معيدا ونصيرا طهر يا ربنا قلوبنا وألسنتنا وأعمالنا واجعل عملنا خالصا لوجهك الكريم يا رحم الرحمين ربنا بيض وجوهنا يوم تبيض وجوه ليائك ولا تسود وجوهنا يوم تسود وجوه أدائك يا أكرم الأكرمين ربنا تب علينا وتب على التائبين ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أمتنا واعلموا أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأت بنفسي وثنى منكد وثلث بكم قال الله سبحانه وتسامى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسلما صلوا على نبيكم الصادق المسدود القائم في مقولة صحية الثابتة من نسي الصلاة علي خطيئة طريق الجنة اللهم ربنا صلي وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن نبي الرحمة نبي التوبة اللهم ربنا صلي وسلم وبارك عليه وعلى آل وصحبه وسلم تسليما كثيرا مزيدا